الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته وجعل للفرائض ما يماثلها من التطوع لحكمته البالغة وليكمل به ما نقص من فريضة عباده تفضلا منه سبحانه وتعالى أحمده وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه من الثقلين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اجي انتصم أمة الإسلام إن الله سبحانه وتعالى من رحمته ومن حكمته البالغة أن جعل لعباده المؤمنين ما يماثل الفريضة من التطوع ليرفع بذلك درجاتهم وليكمل بذلك ما نقص من فرائضهم تفضلا منه سبحانه وتعالى أمتنا إن هذا التطوع فالتطوع في اللغة فعل الطاعة لكن التطوع يسمى بمسماه العام للفريضة وكذلك للنفل ولكن أكثر أهل العلم أو أتى أهل اللغة كانوا يستعملون التطوع فيما ليس بواجب العبد من الأعمال غالبا وقد يطلق على الفريضة نادرا أمتنا التطوع هو فعل الطاعة وهو أن يقدم العبد على عمل ليس بواجب عليه لكن هذا التطوع قسمه أهل العلم قسمين القسم الأول هو التطوع المطلق والثاني هو التطوع المقيد وآكدوما التطوع المقيد أمتنا الصلوات المفروضة فريضة صيام شهر رمضان فرض إخراج الزكاة على من تجب عليه فرض من فرائض الله حج بيت الله إلى حرام فرض من فرائض الله فكل فكل من هذه الفرائض لها ما يماثلها من التطوع كيف لا جاء في الصحيحين من حديث أبي رضي الله تعالى أرضاه أن عربيا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة فقال رسول الله صلى الله عليه وسلم تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المفروضة وتؤدي الزكاة وتقيم الصلاة الفريضة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فقال هذا العربي والذي نفسي بيدي لا أزيد على هذا شيئا أبدا ولا أنقص منه فلما ولى قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا أقبلني فلما باتي وسوان مسلمين àtúntọrọ àlékún ìkẹ́lọ́ àti gẹ̀rẹ̀ fán nábi sallallahu alaihi wasallam ẹn tọ́rọ ọba láti bà máa jẹ́ kẹ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí án nábi wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn alẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní gbogbo alkiyama ẹ̀yọ́ mai anúẹ́sìn mo ẹjẹ́ akọ̀nú ọlọ́run eléyìí náà ni tó fi báwọn tó lọ sáájú wa sọ̀rọ̀ o náà ni tó fi ń bá wa náà sọ̀rọ̀ wípé ẹ ń bá ń wá gàgá láàrin ìyá òun àti ara òun kọjọ́ ọ̀kọ́ bẹ̀rù wọn ọlọ́run Allah subhanahu wa ta'ala eléyìí náà tàṣọ́lẹ̀ tọ́sọ fún àtọ́lọ sáájú wa o náà ni fi ń bá wa náà sọ̀rọ̀ àwọn bẹ̀ẹ́ níjọ́ kan oṣù rẹ̀ Ile ìbẹ̀rù rẹ̀ ń bẹ̀rù tòótọ́ kò sí fagbára sí àfikọ́lùn fi wá sí kò ń gẹ́ ọlọ́njọ́ járe àpáwàrí o rọ ìbẹ̀rù rẹ̀ rọ̀ wá o ẹn tó pé bí á jẹ́ oní ti ń fèèlì níbi ìbẹ̀rù ọlọ́run pèsè á jẹ́ ẹjọ́ pé ibi àlàáfíà ní ti ń fèèlì níbi ìbẹ̀rù ọlọ́run wa nígbà araba ní gbogbo tí má ti fi lọ náà ni ọmọ ní ẹsá gbé wá nígbà araba yá ń tùbá mo ti gbọ́ yé ṣùgbọ́n ń tùbá ọlọ́mbanifó náà banifó náà láàáfíà ẹjọ́ pé ibi ọmọ ibẹ̀ ní ìpayàwó ọlọ́run bá ti ń yòrò lẹ́mí rẹ̀ ọlọ́run dákan bá ní àdálà ọmọ bá ní sọmọ ìdọmọ tí ọmọ rí láàrídùnú ẹjọ́ pé bí ìyàwó ẹjọ́ tó jẹ́ pé fúnra ọlọ́run lọ sọ ọ́nú ẹ̀wọ̀n ọwọ́ ẹ̀wọ̀n ẹ̀mí ẹ̀ẹ̀sì mọ̀pọ̀ wà lẹ́wọ̀n ọlọ́run dákù sí ajẹ́jẹ́ o àdúgbàdọ̀ ọ̀sọ̀ àtàńlá tó fi wá sí kòǹgẹ́ gbígbà a ṣàlàyé àwọn àdájọ́ díẹ̀ ní ìjẹjọ tó bá sì pẹ̀láwẹ̀ bákanáà in tá mọ̀ bá lónìí o ni ìran méjì òun ni gbogbo àwọn àbádàtà máa ṣe fọ́lọ́un ìran méjì náà lò ní ìran àkọ́kọ́ ó ní fàríbọ̀ bọ́ọ̀ bá ṣe ó jíyà Ramadan gbogbo mọ́jàmú tí yàn fi máa gbà tọ́ bá pẹ́ sí àlá tí ọ̀bá gbà yóò jíyà gbogbo àwọn tí wọ́n máa pa lẹ́nu àwẹ̀ ìyàwó ọlọ́ni sóhọ́ àgbáyàwó ọlọ́ni innama numli lahum liyazdadu ithma ọlọ́ni gbogbo ẹndẹ́ bá rí tí bá ń fi á ṣe yẹ̀yẹ́ tẹ́ tó wá rí táàfìyà jẹ́ tí lálàáfíà afẹ́kọ́sùn wọn ya rí òkun sí ni kèése tẹ́mọ̀ bá wá mọ́ bá sọ pé hàn ọlọ́run náà gan wẹ́n ọlọ́run náà tọ́wà lè mú ní ọyẹ kó ti mú lágbájá ti pẹ́ àkí aláàkọ́lọ́mbélé yùn èèyàn kẹ́dí ẹ méje àbí mẹ́jọ sínú àgò ó sì fẹ́ máa pán jẹ ń kọ̀ọ̀kan lọ kò tún lọ mú pọ́npọ́ kí lọ́tún fẹ́ mú pọ́npọ́ sí wọ́n ti ní ìdí ẹ̀kọ́dọ̀ ìbá àdíjú yọ́sáré ń tọwọ́ rí ó mù ní lẹ́sẹ̀ káà nítùmà kan sọ́lọ́n tí ó wà jẹ́ pé ìtùmà lọ́lọ́wò fi ní ìṣe gọ́fẹ́ sí kálà àwambọ̀ ìkejì ó ní ìwòjú rí ọlọ́run a ń pè ní àtàtọ̀wúrù àtàtọ̀wúrù lédè Lárúbáwá wọ́n ma ń lò fún dandan wọ́n tún ma ń lò fún nǹkan tó jẹ́ wípé kèèsè dandan ṣùgbọ́n ìlò tí a ma ń lò pọ̀jù fún ó ní gbogbo súnmọ́lọ́run tẹ́dà bá ń sì torípé àtàtọ́wù ní èdè rọ́bọ́wá tí ma ní fòlánù tàtọ́wà bí má na ámìlà fi ìlàtọ́ à kéèyàn ó se ń tọ́lọ ń fẹ́ dandan tọ́lọ ń fẹ́ bí yàn bá se ó se ń tọ́lọ ń fẹ́ in tọ́lọ ò pín dandan fún tó sì jẹ tọ́lọ ìmá sọ́yàn di ọ̀rí ọlọ́run special àwọn àfáà wá ní kírọ́fà títà tó wù fi máa sọ́yàn dọ̀rí ọlọ́run ṣe bí ọ̀rìn ìyàgán lọ́yẹ kọ́ sọ́yàn dí kí ni o ọ̀rí ọlọ́run àbọ̀m bí eléyùn níbi tọ́jẹ́ níbi àdífẹ́ àbírọ̀ wípé man àádáàlì waliyan fàkọ́dí àdántu bilharb inú wáyà mi man àádáàlì waliyan fàkọ́dí àdántu méjìlọ̀ wá pín sí kéèyàn máa fi nǹkan wójú rí ọlọ́run tí è ṣe pọ́lọ́ ń pè dẹ̀dẹ̀ fún yàn àkọ́kọ́ a ní mútúlákù in tó jẹ́ pé ẹ̀sìn ọ̀sọ́ nǹkankan ń pa rẹ̀ ẹ̀ẹ́sìn lójúlọ́yìn ẹ̀sìn báyìí ẹ̀sìn kankan èèyàn lọ́kàn hù láti inú ẹwà láti ta'ala ó kàn rò náà ni inshallah inshallah wẹ́zi wẹ́zi wẹ́n ma títẹ̀ ma láàrin 4 sí 5 ma rí pé ma mọ́ bí aláàrẹ wò mọ́ mọ̀ rí omi ọmọ rí o tí n bá wá gbọ́ pé ẹn tó súnmọ́ mi lẹ́nìsà rẹ̀ in wà lọ tí n bá gbọ́ ma sá lọ sí tù ma sákì kan ma padà lé mútúlákònú min anwai at bákan náà nínú tàtọ́wò anímọ̀kọ́ yájì wọ́n ò pé ń dada fún yàn ṣùgbọ́n ẹ̀sìn so nǹkan máa ẹ̀sìn ó so nkankanma lápẹẹrẹ ààwẹ̀ta àgbàtán yìí ẹmbásí gba Ramadan tán tó wá gba mẹ́fà nínú Shawwal ó ṣe déédé ẹni fi odidi ọdún kan gba ààwẹ̀ fún Allah subhanahu kí ló sì fà ọgbọ̀njọ́ tá tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni oṣù mẹ́wàá oṣù sí síbẹ̀ oṣù méjì ànábì ní ẹmbà lè síbẹ̀ ìgbàtà àti rí mẹ́fà báhùn mọ̀kọ́ yádùnú ẹni kó lè gba mẹ́rin kó ló ń ti àṣítù sàwàlì àwọn ti dá ogbó ẹ̀pọ̀ ìkí ọlọ́run wọn ò pè ń dandan pọ́ọ̀bà ní ìgbà mẹ́fà mẹ́fà ṣùgbọ́n tí ìrìnàbá ti gbà pé mẹ́fà èyàn olè fẹ́nu ẹ̀ sọ wípé òun ti gba sí tùṣàwàl béèyàn sí gbàjú mẹ́fà lọ wọ́n ti yọ mẹ́fà sí tùṣàwàl tánìyàn pé á ah, mẹ́fà ní ìyàkọ̀bọ̀ tí ma gba mẹ́sàn mú gbà bá yọ mẹ́fà nìtán wọ́n ó fún yàn ládà mẹ́ta yòókù ṣùgbọ́n kí yàn sọ pé ah, àrẹ́bí kan kọ̀fẹ̀ fúnlẹ̀ ma ní àwẹ̀ta wá gbà kan yìí àwọn àfáwà ní kí lọ́fà tọ́lọ̀ fi ṣe bẹ́ ah, ọlọ́run bá nífẹ̀ẹ́ wa pípọ̀ wọ́n ní gbogbo ọ̀rọ̀ yẹn pátá ìlọ́lọ́ ń fún ní in tí ó bá ṣe irú rọ̀mborùn nínú àṣegbọ́rẹ Ramadan ni ó ti lọ yìí dandan ni àìmọ́yà àwẹ̀ ìdí àwọn bọ̀ ganu ìlọ́lọ́ ọba ló ṣe ní ẹ̀tọ́ fún wa láti fi dọ̀rẹ́ rẹ̀ kò pé ń dandan o ṣùgbọ́n tí bá máa ṣe yọ́ dọ̀rẹ́ ọlọ́run jama'a lẹ́yìn àwẹ̀ lérí a sì ń pariwo fún ànàbí ní ẹmọ́ ma lérí ẹ̀ tó gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ha lò fún mi lọ́mọ láti ìjọ tó bá sì fún mi lọ́mọ ìjọ tí yàwó mi bá ti gbímọ̀ nílẹ̀ gbàmbáyì in kàjọ́ kìíní kejì kẹta tí bá ti ń ah in tí ń sí ẹlòmí ìjúbà ń lọ ó lè sọ jù bẹ́ẹ̀ lọ ànábì ni ẹ má ma lérí fọ́lọ́mà ọlọ́run ah, orí ọmọ mi dọ̀ta pọ̀ dákùsànú ọ̀dá tí wọ́n bá sí èmú university tí ó sì fèèlì tẹ́ jáde mẹ́ sásàmbẹ̀yà ń gbọ̀kọ̀ kan fún ẹ̀ má lè rí

tí wọ́n wá ń sàdéhùn àgbà mẹ́wàá ṣé ẹ̀ ti mọ̀ pé rọ́mọ ń pa ìwọ́kọ́ ọ̀fẹ́ mú ẹ̀sọ́rì yóò jẹ́ pẹ̀pẹ́ ti mọ̀ àwambọ̀ annabi ni innama yustakhraju bihi min al-bakhil àwọn ni a máa fi lè rí gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́n kọjá báhùn bá kù lérí fún kòkù ní ìfitọwọ́ rẹ̀ lẹ́ ẹ̀dà ni a máa ṣe báhùn yàmìlọ́kọ̀ ẹ̀kí ń gbélé èkó pẹ̀lú ògbé ọlọ́run pẹ̀lú ògbé ọlọ́run máa talẹ̀ 2 plọ̀tì ọlọ́n kọjá báhùn a ní ìdíká ma lérí gbà nkẹlọ́dọ̀ rẹ̀ ààwẹ̀ tó bá ti yàtọ̀ sí Ramadan kìí ṣe dandan àfàwẹ̀ lérí àbí ààwẹ̀ téèyàn fẹ́ fi ṣe ìtanràn ọ̀daràn sọ̀dọ̀ ọlọ́n ọ̀ràn yẹn wá rẹ̀ ààwẹ̀ lèyàn fi ìtanràn rẹ̀ lápẹẹrẹ mo èèwọ̀ ní tí ìfàṣọ́fẹ́ obìnrin un èèyàn gbọ́dọ̀ súnmọ́ téyè ìbọ́kùnlọ̀rún ẹrú ààbò láti arẹrú kọrẹrú yọ gbàwẹ̀ 60 days tí ọjọ́ kan ò sí gbọ́dọ̀ já yọ gbàlera àfitọ́bá ọjọ́ ọdún tí a bá kò mọ́ yóò rí gbà pé kílé yóò tó dé bí ìjọ mẹ́rin gbà ìjọ ọdún yóò fi jọ ọdún koto lè suma ẹlẹ́tọ̀ rẹ̀ yẹn padà àwambọ̀ kile ri wa ta fi mọ̀ pé lẹ́yìn ramadan yin aya rọmọdọ́yìn àyàfẹ̀wẹ̀lẹ́ àbí ko kọ̀sáwẹ̀ dandamá já a fi sahihain wọ́n tó sọ́n wọ́kọ̀ lọ́n sọ̀hábà jọkan fàjá la ba lábàrò kó kan bade hada al hadith min hadith abi hurairah radiyallahu ta'ala anhu abu hurairah radiyallahu ta'ala anhu wa arda àwọn eyan niyan jẹ̀má tí wọ́n bá ń sọ pé àbú ìrọ́rọ̀ aláìní ni ẹsọ fáwọn àfáà wípé ẹsọ ń tẹ́ gbẹ̀yìn ayé rẹ̀ padà ẹni kò ní dúó tọ́lọ́nkọ́lọ̀ mọ́dúó ti aláìní ni níbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní ṣùgbẹ́n tó níni tó tún wá ní sọ́wọ́ nígbẹ̀yìn ayé rẹ̀ tó rọ́pọ̀ padà jẹ gọ́vnà Madina tó ti mọ́ ti jẹ gọ́vnà tó fúnra rẹ̀ níbi ìtànú ọlọ́run yóò wà lọ ṣẹ́gi lè annáwò kẹ́nà kẹfìrọ mọ̀dá àbá yóò lọ ṣẹ́gi núgbó gọ́ọ̀nà Mẹ̀dínà ni yóò wà fẹ́yìn ìrù yọọ ma bọ̀ láàrin ìlú pé ẹwọ ẹn tí ọba síntòsí gómìnà yìí ṣe gómìnà rẹ̀ ajọ́ bẹ̀rú ọlọ́run bí ó mọ́ o ó ní ọ̀rọ̀ lọ́n lóyé o ó galùkú wá pé ń bolo wàláì ẹ̀dàkùn àsìfẹ́ kí ogbò wa islamu ga ni ìwìkúwì ọ̀rọ̀ ni àwàlàfẹ́ jókọ islamu islamu ti di kí ni o ó ti lóòkọ rí àwambọ̀ يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة النبي قوم من انت كنت ما تنسين والجنة النبي قول من تنقل له جماعة جو ẹ̀yin bàbá wa tẹ́ bí a ẹ̀yin lèmi ọ ma rọ̀jù tó rẹ̀ rí ń táwò òrìn wájú bàbá aláwo táwọn àfá àdákalẹ̀ yìí ń kọ́ lọ́lọ́run fi rán nàbí o

in tó mọ̀ mí gbọ́rọ̀ sọ ni pé ah níbo ni láìbírì wọn tí wọ́n ti ń kàtí àwọ̀ lọ́gbọ́dọ̀ bèèrè kẹsẹ̀ pọ́n náà tó máa wá bẹ̀rẹ̀ wípé sí a gbówọ́ ẹ̀yìn wọ́n ti fi yíò bẹ́yìn lò àánú ọlọ́run ló jẹ́ ni àánú ọlọ́run hánrán wọ́n bá dákọ̀ àfáfẹ́ nígbà nígbà tí a gbówọ́ àfá ẹwà délé àfá àlejòkó oríṣìí kọ́lọ̀kọ́lọ̀ ọ̀gá orísìírísìí tatankankọ nírin lọ nírin bọ̀ akéèkè pupa funfun dúdú ẹlẹ́yin ẹ̀mọ́ bẹ̀rù bí a ṣe máa káàkínú ìyálé ìyáyí àbítalẹ́ ní ṣe ayé wọn nù èèyàn wá bàrùn bí i pé sọ tí ma ṣe tí yẹ wà jẹ́ náà sallallahu alaihi wasallam ẹwà wùtánà bí n kálẹ̀ fún anábì ní

tí wọ́n bá ti tọ́ bá mọ́rọ̀ ń lọ́ta yọ́ sàmọ́ ẹlú ẹ̀yìn náà ni àfá kankan àfá òní ń sàṣẹ́ tó ti sùn sẹ́nìká ti ẹ̀mọ́ sàṣíyàn àbí tí wọ́n bá fọwọ́ rẹ̀ fà ọlọ́njọ́ ta'budullah ànábì ni máa sin lọ́n wala tushriku bi shay'a má pa nǹkan kan pọ̀ mọ́ o má wẹsẹ̀ o má bá wọ́sẹ̀kẹsẹ̀ má sọ́sọ́lẹ̀ o ta'budullah àti rẹ̀ bó tún fà bí ọ̀tọ̀lọ́run rẹ tó tí ìkú ọ̀láyé wàláhì Buhari ní pọ́blẹ́mù pé kí wọ́n pọ́n kálukú kọ̀rọ̀ tàbí kí wọ́n lọ fẹ́ tíṣẹ́gbẹ̀ ẹlẹ̀kùn ti bá ń sàdúwà ẹ mọ̀ wípé kọ̀ sẹ́ntọ́lọ̀ òpin ti ẹ̀lì lọ ẹ̀ẹ́rì pọ́blẹ́mù ẹlòmí ẹ̀ẹ́tù sálàmùdù láìsì tí ẹ̀ẹ́gbọ́tẹ̀lòmí ẹ̀ẹ́tù họ pé ah ọlọ́run mo ti nojú mi o bí wọ́n bá ń sọ kọ́lọ́mọ́ ah, mo ti nojú o bọ́lọ̀ se sínú ọlọ́wọ́ sì títà lómi ìbọnú ara wọn àti dùnú o bí ẹ̀rẹ́rin eh, ni ah mo tún sọkún náà ẹ̀ẹ́sọkún eh, ni ah mo tún rẹ̀rin náà yóò kí méjèèjì bọnú ara lẹ́ẹ̀kankan náà yóò sì lómi bẹ́ téèyàn sẹ́mì lọ tí wọ́n bá bu omi fún tí wọ́n bá pẹ̀lú omi ayé èrú wọ́n àtàfà ní ó kìníkà mọ̀jẹ́ ní ó pàtàkì mọ̀jẹ́ ní ó kìníkà ní ó tayénu ṣùgbọ́n bó ṣe rí orí ẹ mọ́ fi èṣù wo èṣù o tọ́lọ ń bá ti mú dé òdènà yóò tàn lọ ó ṣe jẹ́ pé ń bọ̀ bá dè lámá pariwo jẹmọ́ àṣà rẹ̀ nìkan tó bọ̀ tán pẹ́ imam ẹjọ́ tí a bá parí jùmọ́ mọ̀ fẹ́ bá gbogbo jẹmọ́ sọ̀rọ̀ jẹmọ́ ẹbá mi dúgbẹ́dọ̀ lọ wàláhì lọ́wọ́ Ramadan ta sí disin <laughs> nǹkan ti yàtọ̀ fún mi o mo ti ní owó o ta lọ́dẹ̀ ò nínú wa ó sì ṣẹlẹ̀ ìgbà lójú rí alẹ́ wọ́n mọ́ fojú sí lá wọ́n sá sí ń gbà mí pápá ẹ̀yìn lẹ́mọ̀ pé àbí sáàbá ń sọ fún mọ́mù kan bá ń gbà bí sẹ́bílẹ̀ ara dẹ̀tẹ́ ni o yọ́ ma wá dọ́gbọ́n fáwà yòókù kámọ́bà gẹ́ẹ̀tì ìṣesí ti ànú àbúrú lọ́wọ́ tó ṣùgbọ́n bẹ́ iṣẹ́ sọ́ra rẹ̀ o lárọwọ́ ní ẹ̀yìn ìwọ̀rọ̀wọ́ látòkò ní ìsìn ọ̀nà rẹ̀ jí o ìwọ̀rọ̀ ní ìṣọ́n tó fi wàlìjẹ̀ náà fún ọ máa sin lọ láì ní pàǹkẹ́kẹ́ pọ̀má bí tulẹ̀ sí ọmọ tó bá ìkànràn yún tánàbí ìsọ́ni pé kéyàn ọ̀bọ́dọ̀ ọlọ́run kọ́lẹ̀ kéyàn fi kún fọ́lọ́run tí ọ̀bẹ̀ ìkànràn yún sáàmùmí ọdọ̀ kí ni a láyé náà ayé tààjọ́ ń lè àyètí ìbá lójú ọmọ ẹjọ́ lójú èmì àti àwọn kan ti bá kọ́dà lójú ọ̀nà àlàálì ní ó tún padà sún owó ló ṣe pé èdí tó dì kò lè jẹ mọ́ kò lè sùn mọ́ sẹ́ǹsinmi ó ní mò ń sínbọ̀ tí orí yẹn ò sinmi èèyàn fẹ́ sí tẹ̀gbàtí 3 billion 5 eh, eh, eh, Allah akbar ó fẹ́ bẹ̀rẹ̀ padà ayé yàn kan ti dàbáhùn orí ayé yẹn ayé yìí bá se rí tó bẹ́ẹ̀lẹ̀ yóò ṣe wẹ̀wọ̀n tó nínú rẹ̀ náà ṣe buhari lè kùgìrì wá ọ̀rẹ́ rẹ̀ lọ nísìn ní green, green mosque o ní usage o lọ́bá rìn káàkì lónìí nìkan wọ́n ma sọ fún olórí wípé ọ̀nà ọ̀dá o ẹni tó sì sọ sí sáyìn bẹ́ pé mo ti sọ fún wọn o tí wọ́n wá sí tinú wọn kọ̀kan o wọ́n ma sọ fún mẹ́ pé 5 minutes lóní láti bá rẹ̀ sọ̀rọ̀ 5 minutes ó tún ma wagó fún kọsọ̀ndọ̀ fẹ́ sọ wọ́n ẹ̀wọ́n ẹ̀kankan Nàìjíríà ń lò wọ́n lọ báyìí sí rínú ayọ́n ni wá ń tẹ ìmí àtẹ̀yìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó ń kálukú fi ń bọ́ kòtò táàbùdù lọ́ha ọlọ́nìkan ni ọmọ sí o láti ṣíbi ṣe mẹ́pa àkàkọ̀ mọ́ o ah, lọ́bàṣà ń wà nàbí lẹ́nu tó ọba ti ṣe léyìn wọ́n wà mú fọ́ọ̀mù jáde fún ọ wọ́n wà kọ́kọ́ rẹ̀ sókè rẹ̀ tó ọba ti léyìn gbogbo tó wá fẹ́ máa ṣe padà wọ́n máa ṣẹ̀ṣẹ̀ wà máa kọ́ọ́lẹ̀ ẹjẹ́ wọn ẹjẹ́kùn ẹjẹ́ kí wọ́n jẹ́ agbọ́yé bá wọn o ọlọ́n nìkan ni mò ń sìn ní ó fi ní fọ́mù ìjẹ̀ mùsùlùmí fún o ashadu an la ilaha ló o kí mùsùlùmí wá ní òrò méjì ọlọ́n sóre méjì fún ọlẹ́ẹ̀kan ẹ̀kọ́ pẹ̀rí ó lékún sí fún lẹ́yìn náà kí lọ wá ń bí egun tí ń gbé lè gbọ́ ń sọ̀rọ̀ nítùbí nùbí lẹ́yìn mú jálọ tí wọ́n bá gbọ́ mú darapọ̀ tó mẹ́sàdúwà fún tọ́rọ náà bí ọjà kánmùnà lẹ́yìn ẹnìkan rí àfẹ́mbákú tí è dojú kú báyìí àbí tí yíò bá ti dúó ma wá kírun wákàtí márùn ojúmọ́ lọ́rọ̀ inú ẹ̀ndùn wàtò àdì àzàkátà lè mọ̀ fún dọ́ta tó wọ́ ẹbá ti wọ zàkátọ́ jẹ́ dẹ̀dẹ̀un ma yọ lè mẹ́ta wàtẹ̀ súnmù rọmọdọ́nà kó sì má gba rọmọdọ́n ọ̀rọ̀ ajé tí ìṣẹ̀lẹ̀ gbá lárúbáwá wa wà nàbí pé kí máa sin lọ́n kí máa pàǹkàpọ̀ ma wà wákàtí márùn ojúmọ́ tú kí mẹ́rin ọ̀sàkà tọ́bá owó mi ti rí àbí mo ní nǹkan oko tọ́wọ̀ ti rí kí máa gba Ramadan ọwà ah. ní rí ànábí walladhi nafsi biyadi ọlọ́n tẹ́ bẹ̀rẹ̀ mọ̀ búra fún ọ la azidu ala gbogbo tó kù tínú láyé gbogbo tó sọ fún mi ìní ṣe nǹkan mi ju nǹkan lọ ìní pàkàkọ̀ mọ́lọ́un sọ wájí má ti ká àsùnbátàn mọ̀kọ̀rí sí okú mẹ́nu mọ̀ bá ká ìlànàtà mọ̀kọ̀rí bí tí ń bá ń ṣe lọ alásárì ni ó magribi ni ó ìṣáì ni ó ìní náfìlà kan tí wọ́n yàn zakati bá ti alhamdulillah ó wá dìde ń lọ falamma walla nígbàtí ń lọ àbí wọn sọ fún sọ́wọ́bà wípé man sarrahu an yanzura ila rajulin min alil janna falyanzur ila hada ẹn bá fẹ́ fojú ẹ jèrè nínú ẹ̀yin tẹ́ bẹ́njókò mi tó fẹ́ ti ayé wọ ọmọ kan nínú ọmọ àlìjànnà kọ́ wọkùnrin tí ń lọ yìí eléyìí ọkọ̀kọ́ jẹ́ ẹ̀rí àkọ́kọ́ wípé tí wọ́n bá ti pè nǹkankan láwọn àwẹ̀ fẹ́ máa ṣàlàyé kìí sí dandan ṣùgbọ́n lábáwà yẹn sọ̀rọ̀ farawé àgàgàlàyé tàwà ń gbé lọ́yìn èmi ń zọ tí wọ́n bá ti pè nǹkan sí olóore ẹjẹ́ á di àdìmọ̀yá rẹ̀ kátún di àdìmẹ̀yìn sáàbàrù tí ń bẹ̀rọ̀mì àti bọ́yá ń gbà bá san gbèsè tí ń bẹ wájú wa ń tán ìlàfin pariwa tó ń sọ fún a

kama farawí larabawa yìí one bákan náà ní tánàbí rí ma láàtẹ́ sọ́ntọ́ sọ two kí tún wá ní àwọn àǹfààní tí ò fi ní jẹ́ aṣọ bá ń ká tó sọ àwọn àrán àwẹ̀ jáà fi sunan ìdàmà nasa'i min hadith afdal mo ń wójú rí ọlọ́run iṣẹ́ wo lọ dáadù kí n tẹpẹlẹ mẹ́jù láti fi wójú rí ọlọ́run ah àbí wà wà bú mọ́mà ó ní àlẹ́íkà bí sọ́wọ́ má fi àwẹ̀ sí o àwẹ̀ má fi sí o fa innahu láìdílàláhù gbogbo sẹ́tìyàn fi máa dọ̀rí ọlọ́run tí wọ́n bá ti ń gbé àwẹ̀ sẹ́gbẹ̀ wọn kò sí ní déédé àwẹ̀ o bó jẹ́ pé masala yìí ọlọ́run padà mọ̀jọ́ wá àwọn àfáà wá ń torí rẹ̀ sórí di tí à pé n tánàbí sọ yìí àti ìrún tí wọ́n fún ànàbí ní àwẹ̀ ní sánmà tí è pé orílẹ̀ ti fún ní àwẹ̀ tí wọ́n lọ ọ̀rọ̀ tó gùn pọ̀ ni ṣùgbọ́n kásá mọ̀ bánàbí sí bá abúmà ìsọ́ múáwẹ̀ lọ́kọ̀kọ́dùn fa innahu la idila lahu àwẹ̀ ò ní olùbákẹ́gbẹ́ nínú tí yàn fi súnmọ́ lọ agbáyọ̀mù bákanáà ara ń tàà fi tún ní takúsójú kanáà tàà fi tẹ̀síwájú lórí pé hadithu kan bẹ ó yẹ ká lè ni hadith Abi Sa'id khudri رضي الله تعالى عنه أرضاه كما نصحي أنسي الله أني ما من عبد يصوم يوما في سبيل الله إلا باعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفا ما من عبد أن كان يروى الله تجا مسلمي تجا في لي فهمه فهمه فهمه فهمه فهمه kọ̀ gbẹ̀sẹ̀ kọjá jẹmẹ́ẹ̀sì jẹ́ máa parò fún a kèéṣẹ́ bọ́ nìkan ní múyàn kó nù islamu o in títún múyàn kó nù islamu náà tún wá o kéyìn òbú ọlọ́run kéyìn òbú annabi sallam kéyìn ọgbà àwọn ọ̀nà kan táwọn masala yìí bú àwọn asàábé torí pé fún ọlọ́run ló yíwọ̀n ìpọ́lọ́run ló ń rọ́dẹ̀ nìyẹn oníwà nù tí ma múyàn kó nù ẹ̀sìn na annabi ọlọ́n kó di igba ayẹyẹ lẹ́nu èèyàn kí o máa fi in tí èsì tí a lọ wọn onára àti ma kó ni àwambọ̀ annabi sallallahu alaihi wasallam ni ma na abudin yasumu yawman fi sabilillah èyí kéyì ẹrú sí ọlọ́n ọdún bí i àwọn afẹ́ ń gbà ọ̀nà àkọ́kọ́ ni wípé gbogbo ẹn tí àwọn ọ̀tà bá ló kúbi tí wọ́n gbà wọ́n ni ah, wọ́n ti dé o wọ́n ti dé ẹgbẹ́dá o wọ́n láà ní kírùn mọ́ ìtẹ́ ń bá bọ̀ náà nù tọ́bá ti wọ̀lú gbogbo àwọn ìyàwó ànàbọ́ ah tẹ́mù lápàdé wọn náà ah, wọ́n tó bá dẹ̀yàn ṣúwà làǹjí lọ lùmbá tó sáré bọ́ọ̀lé ẹ̀kọ́ kan tó kùnlé lọ́bá mú ojú ẹnu pé gbogbo tí ó bà jẹ́ ojú ọ̀rọ̀ náà lọ òun fẹ́ gbáwẹ̀ kan fọ́lọ̀ lónìí jihadi ẹ ń bá gbáwẹ̀ lọ́ọ̀bẹ̀ wọ́n ní túnmọ̀ ẹ̀nu ṣùgbọ́n túnmọ̀ ìdá nítorí pé àdíyìí bí gbogbo tó bá ti yọ́lọ̀ ọba nú ìlànà bí mi mọ́ ń lọ gbọ́wàsí mọ́ ń lọ léèkéw mọ́ ń lọ sàtúnṣe láàrin èèyàn méjì lọ yanjú ọ̀rọ̀ mọ̀lẹ́bí mọ́ ń lọ dàbí mi pọ̀ gbogbo ẹni dáadáa báyìí tó jẹ́ wípé tí wọ́n bá ní bọ̀lọ́ kọ́lá kí wọ́n fẹ́ lọ bèèrè ìdàjú ẹ̀sìn ọ̀dọ́ àfá màdé lọ bèèrè ìdàjú lọ́dọ̀ àfá wa àgbà ní èkó lọ́la ò ṣeun najim màdé gbàwẹ̀ lọ mo sì ń fáwẹ̀ yẹn wojú rí ọlọ́run torí pé ojú ọ̀nà ọlọ́mọ wà ọwà gbàwẹ̀ annabi ni ẹ sọ fún tán wípé ba'ada Allahu bi dhalika al-yawm ọjọ́ kan náà ni ó tó fi gbàwẹ̀ wọn wájíàwó aninnar years téèyàn fi lè rìn pé iná ọlọ́run ọba o in tó kù síbi téèyàn wáyì 70 years ní irú ìwò ẹni tó jẹ́gẹ́rẹ́ tó lè rìn pẹ̀lú ẹṣin tẹ́fí lè sá eré pin tí ò ní dúó fún 70 years déédé irú rìn tó kù tírú ẹlẹ́sìn lè rìn kaná ọlọ́run lọ́lọ́run òfin ní jí ó fojú ba náà kìí ṣọjọ́ méjì o kìí ṣọjọ́ mẹ́ta o ọjọ́ kan kí wọ́n kẹsà ti kọ́ fún yàn mo fẹ́ lọ parí jẹ̀bi mọ́ ń lọ sàtúnṣe láàrin ìyàwó àtọkọ àwọn ọmọ lékẹ́ mọ́ ń lọ gbà kan torí àdíìsì tánàbí sọ yìí anúsàsán sọ pé tí ó rìnú àwambọ̀ èyí jẹ́ ìmọ̀ sì tún rọ̀wà tó mẹ́mì kọ́lọ̀ ojú كنا ننكنا جاء في الصحيح عندما مسلم انفرد بالمنصوص عن البخاري من حديث ابي بكر رضي الله عنه وارضاه ó ṣe ọlọ́wà kọ́nà sọ̀hábà ṣùgbọ́n ó ṣe díẹ̀ ìjọ́nà lọ ó yà àwọn ìlẹ́nu àṣùnbà ní a kìtán làbí bá fèsì àjẹmá o ni man asbaha minkum al-yawma sa'ima bá sí kásùbà tàí tàgbàwẹ̀ ngbà tó ń tán ọ̀nà wókè lọ́bàdì Abubakar ó ní ànà ya Rasulullah mọ́ gbàwẹ̀ fọ́lọ́n lé ní torí pé Abubakar ọ̀gbọ̀rọ̀ sọ pé òun ọgbàwẹ̀ fọ́lọ́n torí ànàbí ní bèèrè wọ́n èsì ìṣẹ́ tí ma fi sẹ́ ha ká lè máa tẹ̀lé àwọn sàábé pẹ̀lú bí wọ́n nítorí wípé béèyàn bá fẹ́ rójú rí Ọlọ́run yóò yọ̀nú sí wọn tí bá ń wá ìbínú Ọlọ́run yóò máa rí àfin tí àgbàlagbà omi látẹ̀ ká tó tẹ̀yàn ọ́sàgbà mórí wá sí kí ni wàáwò ọ́sàgbà mórí a ní sáwọn sọ wọ́n àbákìrì ní alhamdulillah tó tó lè sí àdífì bọ̀ bí ń sí àrí mi ní à pàtàkì wà lára àwọn ilé ìyàtọ̀ sì ń bá sọ̀rọ̀ náà tó ah, bẹ́ẹ̀ ni ànábì òṣèlọ́n tó bá dojúkùn ọ̀sọ́bá man tabi'a minkum li yawma janazatan táǹtì sì kú lọ́tẹ́ nù yí lónìí ó kí n só kùlá ó sì lọ́tẹ́ abákìrì ní èmì náà nínú ẹgbà lọ sí man at'ama minkum al-yawma miskinan ta ló ti bọ́ aláìní kanu yí lónìí asubaniyan kí tàbí sọ nísọ àbákì ní èmì ni brẹ́dì kan wà lọ́wọ́ mi tí mo mọ́ dé lé tí mo pàdé aláìní kan ní ẹnu ọ̀nà mo sì ti fi lé lọ ó di mẹ́ta ó sì ọlọ́n faman aada minkum al-yawma marida ta ló ti bí aláàrẹ́wò nù yí lónìí abákẹ̀lú bernard ó sí ọlọ́wà ní mọ̀tàmáàna fi múrí in nǹkan mẹ́rin tí mọ́ sọ yìí mẹ́rẹ̀ẹ̀rin ò ní papọ̀ sọ ma ara ọmọ nìyàn kan lọ́jọ́ kan illa dákọlá aljanna àfikọ́ dọmọ aljanna táwọn yàn gbẹ́bọ́ kìí síre o wọ́n láyé wọ́n láyé wọ́n ẹjọ́ yóò kan kéèyàn gbáwẹ̀ fọ́lọ́m jẹmọ́ ìlú téèyàn ti lè máa rí mẹ́rẹ̀ẹ̀rin ṣe lójoojúmọ́ sọ̀dí àjẹkàmọ́jẹ́rì mẹ́rẹ̀ẹ̀rin lójúmọ́ o mẹ́ràn fẹ́ máa ṣe ní ojúmọ́ ọ̀dọ̀ wa oríbárí yẹ ni ìkan bẹ́m̀bẹ̀ tí ọjà àyàn o náà sì lè tí a ti sọdún jẹ tó jẹ́ oúnjẹ tí pé ẹnìkan ọgbọ́dọ̀ pè ní àrọ́mù ẹnìkan ọgbọ́dọ̀ pè ní àlàálì afọ́n jẹmọ́ ẹjọ́ bàbá tèmi lókú ìyá mi lókú afá kan ó sì wá dé tí ó ní envelope ti ń bá fóun olówó sẹ̀sẹ̀ ẹsì dàníyàn sẹ́mì dì sí pé ẹn sẹ́mà bí wọn bàbọ́ bà wá kínú sí ara nísìn òun ni rọrùn wọ̀ ọlọ́mọ́sẹ̀ mìíràn ma burúkú o tí ó dájọ́ ìjí ọ̀daràn lórí àwọn òmìnbí ẹ túnmọ̀tẹ́yàn sọ́nù bàbáwo anábì ní ọ̀rọ̀ ọlọ́run kọjá gbogbo tẹ́wí o àti kémi náà ṣe tó ní ṣe o ẹyọkà tí wọ́n dàrù máa lọ́m̀bẹ̀ ìlọ̀rọ̀ olókun mo fẹ́ jí lónìí láti gbà ìfọ́lọ́n ọrọ̀rùn mo fẹ́ bú aláìní ọrọ̀rùn ebi kí lè tó sún ni mo fẹ́ lọ bẹ ara rẹ̀ wò ọrọ̀rùn ṣùgbọ́n jànáza yìí a lọ síbi jànáza kan bákan náà ìsísítàwìyàn tún máa ṣe ẹ̀rù máa báyàn ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n láwọn kí oyin wọ́n dọ̀ wọ́n dákun kí àfọ́ máa ṣe àyàgbàǹgbà pọ́n lọ́ọ́ nígbò tí rí pé àwọn àfáà ti pọ̀ mẹ́ pé tàní wọ́n ní àbáyé nìsìn ní ti ń bọ́ wájú ní ìsẹ̀kùrù kẹrẹ sẹ́ẹ̀mà tún máa rẹ̀ ni àwọn èèyàn ní ọlọ́run gbogbo wa náà ọwọ́ wa ní kíkì ẹsẹ̀ ojú wa ní kíkì ẹsẹ̀ ara kíkì ẹsẹ̀ ṣùgbọ́n àti wọ́n tó dáa jù ní wàrà tó tí ìwájú yìí ó fi hàn jọ́ọ̀jì àwa yòókù ó ẹgbọ́kù bọ́ta inú àgbàrá ẹgbọ́kù ta ló ń tán ó tún wá gba owó nú envelope wọ́n tó dé àwo fún ọ nílé olókù òkú tí ó kú tó sì fi gbèsè ilẹ̀ tó ò bá bèèrè gbèsè tí è pé ànábì gan máa san tí a má lókún jẹ gbèsè ànábì ó tún sanwó tọba ló lọ bí wọn ò bá rí gbèsè san ànábì ò ní kírù ìyọ́kọ̀rí ọ̀nà ni tọba ti ẹ̀jọ́ máa wọn ló bàbá wọn ló ó ti ẹ̀tún dá bàbá tèmi ìyá tèmi ẹ̀yin ó tún wá sọ wípé ẹ̀ ní wá kírùn sí aláwọ̀ àfi tẹ́ ẹ̀bá kọ gbówó kan ẹ̀bá kan náà wọ́n tún wá yóò gbà àà bí ìgbà tí ẹ̀mbá mi sọ pé sọ́ọ̀mọ̀ pé ọ̀ràn tí bàbá rẹ̀ dáwó tó kú láyé kọjá eléyìn látà lò ń dérú eléyìn máa wo fún tí mọ́ ẹ̀jẹ̀rẹ̀ tí bàbá ìbínú dìde bàbá rẹ̀ ọ̀rọ̀ wọn mi ò lè kírùn sókùnlá tí wọ́n bá máa dégà báyìí ẹwẹn tí ń sọ̀rọ̀ náà wọ́n è jẹun àárọ̀ wọ́n mọ́ tí ń se tẹ́ntí ń kàn fẹ́ bá ti ẹ̀jẹ́ ìlà ń pé ó sì tají ìntẹ́bì ìntẹ́sìn sọ mú kàrùkúnnù ẹ tají báyìí mọ́mọ̀ ní àyìn tẹ́ẹ̀bá òpẹ́yìn ìwà náà ti ń kírun tẹ́ẹ̀bà ní kírun sí bàbá àti yá ìlà pẹ̀lú ògbọ́lọ́un gbogbo ẹbí ti panupọ̀ aago mẹ́wàá àbọ̀ àárọ̀ ọ̀la ní a fi sí bẹ̀ báráyè ẹ̀sọ̀ fánfán ẹ̀wọ̀n bá báráyè ah, bí sẹ́ wà náà ah, ẹ̀ báráyè ẹ̀ fi kún báhùn owó ti máa ikí lọ́fà tí a fi sọ ní lókọ tí èsì ti àmàlùsúnà ìpínlẹ̀ ẹmọ́ gbíyànṣẹ́ o in ti ń ṣẹlẹ̀ kan ẹ̀yin fẹ́ sọ ẹ̀sìn ẹ̀fẹ́ dorí ẹ̀kodò kẹ máa fi jẹun kápẹ́ bá ti ẹ̀tún wá jẹun àtùrójú orí ọlọ́m̀bẹ̀ àásọ wípé ojú ọlọ́run látún fowó rà ibi ọlọ́run àtùrí mẹ́ ẹ̀sìfẹ́ jẹun kàlà aláàkálọ kírùn sí òkú láì jẹ̀nẹ́zà lè jùlú tí ẹ́ sì sọ́dà máa lọ́nì sínú ẹni sí torí pé wò pé àwọn èèyàn ti pọ̀ lórí òkú yìí wọ́n tí ẹlòmí ìwájú ó sì mọ́kù mọ́kọ́ náà àwọn tí mẹ́mẹ́ jọna lọ́n wọ́n lé ní 300 àwọn tó kírùn sókùnlá àwọn ọwọ́ 70 àwọn àbẹ̀gbẹ̀ sẹ́kìrìnrin sẹ́kìrìnrin sẹ́kìrìnrin ọlọ́run sí ajẹ́jẹ́ o ṣùgbọ́n gbà táwọn agbẹnusọ fáwọn mímọ̀ tí wọ́n bá ti dáadé yọ́ ma yíya díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ́ ma yíya díẹ̀ díẹ̀ ẹ̀tún mọ́ lọ́ ìgbìta ti parí ní gbogbo ìtàwọn àfáà máa sọ fún yín àwà sádùwà fún tọ́wàdíjọ́ kẹta àjọ́ kejì nkankan so àwa náà sọ pé kẹrin kó nítra àṣírò kẹta gbàmbí gbogbo ta bá gbàmbí a ti mọ̀ pé owó sàárà ni ànábì ní irí àmú àmúwátakún bídùáyì wà sádaka wà lẹ́ ànàbí ọ̀sọ́ ànàbí ni ẹkẹ́ òkú yí pẹ̀lá dùá àti sàárà ànàbí ọ̀sọ́

ìdákan bẹ́ àkùlọ masalasi masalasi wù masalasi wù tí a bá fẹ́ gbà kọ fún masalasi ṣe wọ́n gbé kọ́ ẹnìkan bá kúnnù wa lọ́rùn sẹ́nìkan kúnnù wa tààfi tààfi tẹ́rọ́gì masalasi na'am ẹnìkan kú tààfi tẹ́ntálọ́kì ẹ ń bá kú tọ́ ń wá sọ́rakọ̀ járíà ayé ọ̀tọ̀ lélẹ́yìn ṣùgbọ́n ní ẹ̀sìn ọlọ́run wọ́n sọ ikú ẹnìkan mẹ́ẹ̀lọ gbowó mẹ́ẹ̀wádà masalasi wọ́n sọ bẹ́ẹ̀ pákéjì náà ni

ìṣẹ̀mì ìlú ọ̀rá ìlú ẹ̀pẹ̀ olágbóhun tẹ́un jẹmọ́ ẹ̀sí orí àwọn èèyàn lẹ̀ méjì sí làwọn tí a ń ṣe nǹkan ìní pín sí án tí a ti dàgbà sùúrù àti ìkùnlọ́lẹ̀ mi àti ńlá fi bá wọn lò kí ni sùúrù ọ̀hún kálàfàràtà pẹ̀lú wọn à ní sáfún wọn kí ni ìkùnlọ́wọ́ bá ìmáàmù naam sára pàtà àwọn ọjà sí bàbá gan lè dádà gbé mọ́ káàkiri náà lọ máa kọ́nà ẹjẹ́ bàbá àwà àwà rẹ̀dì láti gba ìntọ́nà ọbọ ọ̀fẹ́ ṣùgbọ́n àlàálìrì kọ́nà mo lè sàdẹ́m fún yí tó bá ti kú gbọ́m ládùgbò ma máa fún 5,000 mẹ́gbọ́n ọ̀kan bẹ̀ ìntì ẹ̀ máa fún 225 lọ́sọ́ọ̀sẹ̀ jẹ́mọ́ ẹjẹ́ á ní dáadáa fún tó rọ̀ pẹ̀sìn no?

àrùgbẹ́dọ̀ ọlọ́run lẹ́yìn bàbá baálẹ̀ àtọmọ méjì èmi náà mo sì kẹrin ládùgbò ìpá àkọ́kọ́ dé sí àẹ̀sìn náà sẹ́sìn náà jẹmáà annabi nem tí mẹ́rẹ̀ ní ìbá pèsílá ọdọ̀ màlìjẹ́ náà ọ wá rọrùn láti ṣe pẹ̀lú kòǹgí ọlọ́ agaga fẹ́ntí bá máa ń gbàwẹ̀ monday àti thursday a ń bọ́m̀bí eléyàn náà kìí ṣe júmọ̀ ilé náà nísàn díyà lórí pé dáadáa ọ̀rọ̀ láwọn àyè kan mọ́ mọ́ ń sọ wàhálà téèyàn ó ṣe tí ó fi rí ládá nàìjíríà ó ní wàhálà tí ó ṣe tí ìrẹsẹsẹ saudi wàhálà láti rí ládá nílùú kọ̀wàá jẹ́ wàhálà èèyàn mélòó lórí family house ẹ̀mẹ̀ kéése pọ́gbọ́ yé pé wọ́n pa wọn ó ti dálù súnà ọgbọ́rọ̀ ọlọ́run ọba yé ṣùgbọ́n kò lè lọ ó kí aláta ó kí elépo ó kí onígi ó kí oún kálukú tàǹkàǹkà gbà ó tún di ó kò pẹ̀lú wọn ọba wọn sẹ́gù sí èyí tí ìwédú ọba hàn ọba pàmí tẹ́gànà máàmí lọ́tọ̀lọ́sì kò ní dárùfẹ́ yóò ní bá tó ṣe ọdún tẹ́ bá ní fi orí kọ́kọ́ ọba pò in táwọn mọ́ ní pé ọwọ́ ẹbí wa náà in tí sì ló ń kálukú náà tó ti gbọ́ yé o kò sírú wà ìfẹ́ léṣe pé à kọ́ ma wà gan tó bí wọkọ̀ wà gan ọba ìrẹsẹ̀ kì náà wọn ò gbọ́yé o wọn ò gbọ́yé o ọba àlọ́ ọfọ́ gbọ́ wọn gbọ́yé wo ẹ̀ bóò tí ẹ wá tí a jẹ máa rọ́wọ̀ rẹ kọ́ ẹwò sórí kí ní fóònù ọba ti fi sálámù aléèkún ebi ní kọ́sà mọ́ pàmí ọlọ́njọ́ àtẹ̀ntẹ́ gbígbọ́yé náà pín láti dábì pọ̀ sí fún a dákùn wọlọ́ àjọkùn só rẹ méjì àṣà bí wọ́n ti bí a méjì àṣà ní ti ètè èṣù méjì àṣà ní ti àṣà sí èntí ń bẹ mẹ́rin àbí mẹ́rin náà ni àwọn asarawàjọ pé inṣàlá rahman a máa gbàwẹ̀ monday àti thursday ní monday àti thursday a máa ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ sì làdúgbò kọ̀ọ̀kan bárúgbò ìṣètò yìí wọ́n fún gbogbo àdúgbò mọ́sálásí kan mọ́sálásí kan gbogbo ń tàn rọ bàbá wa ìmámù Ìbàdàn kí wọ́n bá ní sínú ó yẹ tí ó jẹ ní agbára wàláhì in tó kónú ètì kéèkéé àdúgbò kọ̀ọ̀kan ni wọ́n yàn báyìí tàpítọ̀rọ̀ là ń fi àwọn àyè yìí ṣe o àdúgbò báyìí mọ́sálásí báyìí báyìí wọ́n lè kó mọ́sálásí 50 sàbẹ̀ mọ́sálásí gbogbo mọ́sálásí gbogbo àdúgbò tí ń kírun mọ́sálásí ń pátá bókù bá ti ń kú ibi tẹ́tì lọ máa kírun sókù láàrí wọ́n wà ní pé ẹ̀ẹ̀mejìlá wọ́n máa ṣe tí wọ́n fọ́bà ní o

gbogbo chájà ń bèèlì àti gàgà tó ń kálukú wákàkì jẹmẹ́ẹ̀sì wàáwò tó bá jẹ́ pé àwọn àfá àwọ́ bá dúó déédéé ni wàláì ẹ̀sìn lọ wá orí fún wàláì ẹ̀sìn lọ wá orí fún ní paríparí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹnìkan ò ní kí n sókùlá kò túbà lọ ẹ̀ẹ̀kẹta kó tún lọ rèé kó sì sàárà kọbọ́láìní ẹ̀ẹ̀kẹrin kó tún wá lọ rèé bí aláàrẹ wò àfi kí ọlọ́run ọkọ̀ pọ̀dọ̀ máa aljanna jama ẹjẹ́ ka fi sẹ́mi mọ́ mọ̀ pé nínú àtàjọ́ mọ́sálásí náà ọ̀pọ̀lọpọ̀ wà lọ́nà ti síkùn gba ati ki gbà ní ìbàdá fẹ́ni kọ̀kan ọ̀rọ̀jà kan sọ rẹ̀ àwọn àhàdìtì tún pọ̀ ṣùgbọ́n àwọn àwẹ̀ a máa wá sàrẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan àti ẹ̀rí tí a sáàsì kíni tó kó sórí ẹ̀ in ká na fílẹ̀ ọmọrẹ̀ bákìyà ma yumathiluha min at-tatawwu'i لرحمته الواسعة ولحكمته البالغة ليكمل بها ما نقص من فرائدهم أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن من رحمة الله سبحانه وتعالى علينا أن جعل لنا ما يماثل الفرائض من التطوع فالتطوع في اللغة فعل الطاعة وفي الشرع هو عمل عمل طاعة الله أو فعل طاعة الله وليس بواجب على الإنسان فإن الله سبحانه وتعالى فرض علينا الصلوات الخمس في كل يوم وليلة ثم من أراد أن يتطوع بعد ذلك بالتقرب صلى الله إلى الله سبحانه وتعالى بالنوافل له ذلك ولكل فريضة نظيرها وشبيهها ومثيلها من التطوع كذلك للصوم صوم الفرض صوم رمضان لكن بعده ما عدا صوم الكفارات والنذور فصوم التطوع لمن أراد التقرب إلى الله سبحانه وتعالى قال الله تعالى في الحديث القدسي من حديث أبي هريرة رضي الله تنرضى والحديث مخرج صحيحين وفي غيرهما ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه الحديث أمتنا جعل الله سبحانه وتعالى لكل فريضة ما يماثلها من التطوع ليكمل به ما نقص من فرائضنا هذا من رحمة الله سبحانه وتعالى والصوم له التطوع وتطوعه متنوع أمتنا فالتطوع كما قسمه للعلم قسمان قسمه للعلم قسمين فالتطوع المطلق والتطوع المقيد والمقيد منهما آكد من المطلق أمة الإسلام كيف عرفنا أن بعد صيام رمضان تطوع من صام رمضان أدى ما عليه أما من صام غيره من التطوعات فإنما يريد التقرب إلى الله سبحانه وتعالى والدليل على ذلك ما جاء في الصحيحين من حديث أبي رضي الله عنه قال جاء عربي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة الفريضة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فقال ربي والذي نفسي بيدي لا أزيد على هذا شيئا أبدا ولا أنقص منه فلما ولى قال صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من آل الجنة فلينظر إلى هذا فالصوم ليس له نظير ولا مثيل ولا عدل من من التطوعات كيف هذا جاء في السنن عندما نصاب إسناد حسن الحديث أبو البائلي رضي الله تعالى مرضاه أنه سأل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي العمل أفضل قال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم عليك بالصوم فإنه لا عدل له بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم أمة الإسلام عليكم كما سنوي أبي أمامة البائل بالصوم فإنه ليس له عدل ومن عظم شأن الصوم ما جاء في الصحيحين من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله إلا بعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفا أمة الإسلام إن للصوم شأنا عظيما في هذا الدين وصلة قوية بين العبد وربه ومن أراد أن يتقرب إلى الله سبحانه وتعالى فليكثر من الصيام فإن الصوم لله وهو يجزي به لأن من كان كثير الصيام فقد شابه ملائكة الرحمن في بعض أوصافهم فإنهم لا يأكلون ولا يشربون وهم يسبحون الليل والنهار لا يفترون وهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ومن أراد أن تكون رؤيته صادقة فليكثر من الصيام أمة الإسلام حكم الرسول صلى الله عليه وسلم للصوم بالخير وبالفضل الجزيل بقوله لأبي أمامة عليك بالصوم فإنه لا عدل له أسأل الله الرحمن أن يعينني وإياكم على الطاعة وأن يوفقنا على التقرب إليه وأن يباعدنا عن النار وأن بعيدنا عن الشيطان وهو على ذلك قدير وبالإجابة جدير وجلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم انتكم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا عليك بأدائك وأدائنا اللهم أقسم عددا واقتل بددا ولا تبك منهم أحدا اللهم ربنا ردنا إليك ردا جميلا ووحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم تب على التائبين اللهم تب على التائبين اللهم تب على التائبين اللهم انصرنا اللهم انصرنا من عدانا لا تحرمنا يا ربنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا وفقنا لما تحبه وترضاه فإنك موفق لكل شيء وأنت على كل شيء قدير أمة الإسلام واعلموا أن أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقولة الصحية الثابتة من صلى علي صلاة صلى الله عليه بعشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا